الحمد لله رب العالمين والصلاة والسلام على في الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدكوا الله سبحانه وتعالى أترى لكم كاتي قفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم أما كتير إن شاء الله إلوني أما في رمضان أما تجنك أغنية يكا موجتو ní inú Ramadan àti kí Ramadan tó dé kódà lẹ́yìn ìgbà tí Ramadan bá tún lọ ilé ìtawà ń ṣàlàyé lọ níbi kíyàn jẹ́ oníwà gidi kíyàn jẹ́ ẹni tí ò ní máa sọ ìsọkúsọ pàápàá jùlọ nínú oṣù Ramadan kó mọ́ jẹ́ ni tí ó máa wu àwọn ìwà burúkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun là Muhammad sallallahu alaihi wasallam fi ń sọ wípé idha kana ahadukum sa'ima tí ìkan nínú yín tó bá ń gbàwẹ̀ fala yarfuth kó má wùwà àgọ̀ wala yajhal kó má wùwà òpònú fa'in fa'in fa'in mur'un qatalahu aw shatamahu tani kan bá fẹ́ baja àbí tani bá ńbú falyakul in tó sọ fún ẹni pé inni sa'imun èmi ńgbààwẹ̀ ntemi o inni sa'imun èmi ńgbààwẹ̀ ntemi kin ṣe tí mo gbààwẹ̀ tí àtàwọn yó jọ mọ́ sọ imun wiri yẹn ni a eja wiri en bá yẹn ṣe mọ́ sọ àwọn ọ̀rọ̀ sin gboro yẹn àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ó dé burúkú síra so yarfuth ni yafush fil qawl kuma ma sọ sọ ku sọ adan yajhal yasfa ke mo wo ponu nina ni ke man lam yada qawla zur wal amala bi ẹni tí ó bá fi kalẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ati àti iṣẹ́ àti àwọn iṣẹ́ burúkú falaysa lillahi hajatun ila an yada ta'ama wa sharabahu Ọlọ́hun ò ní bùkátà tí kẹ́ni ẹ fún jẹ àtomi rẹ̀ lẹ̀ tó bá ti lè fi ìsọkúsọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfàǹsá àwọn ọ̀rọ̀ tí ò dá nínú ẹ̀ náà lórin nínú Ramadan Ọlọ́hun gbààwẹ̀ ọ̀hún gbórin káàkiri náà ni ọlọ́run lóhun mọ́wùlẹ̀ ọkàn fẹ́ pípa rẹ ni o ìfẹ́ oúnjẹ àìfí nítorí ní tó ẹkọ́ fílẹ̀ náà ní kíní ẹwà ẹ̀ṣẹ̀ tí ẹ̀ láwọn kíní ẹ̀ yálà nínú Ramadan ni àbí lẹ́yìn Ramadan ẹkọ́ fílẹ̀ so kí wọ́n ní ìyàtọ̀ pé ó jẹun ó mumi àmọ́ ẹnu rẹ̀ yìí oúnjẹ àtomi ọkàn wọnú rẹ̀ ni àwọn ọ̀rọ̀ burúkú tí ń jáde ń bẹ̀ kò kéré so ìbáyìn àbí so kí a tún wá sọ pé irọ́ irọ́ kí n tún mọ̀ páírọ́ nínú Ramadan Allahu Akbar ẹlẹ́kẹ̀rin tó yẹ ká mú jẹ́ ni pé ikọ̀rọ̀ risala anisiyam ọ̀gẹ́rẹ̀ lítààlam ahkamahu ẹkọ́ àwọn ẹ̀kọ́ risala àwọn tírà kéèkéé tàbí ń sàlàyé àwẹ̀ inú ẹ̀nà lèyí tánkà lọ́wọ́ kọ́ lè bá fi nímọ̀ nípa àwẹ̀ a fata'arif akla wa shurba nasiyan la yufattir ibẹ̀ lọ́tí ma yí pé ó kí a so kíyàn jẹun kíyàn mú ní lọ́sàn Ramadan kọ bàwẹ̀ jẹ́ mi tẹ̀ ti gbà kí mo ń gbà rẹ̀ mẹ́kàn jẹ́ mo kàn mú ń tèmi ni kò bá wẹ̀ jẹ́ a so ìdí nípa Nabi sallallahu alaihi wasallam ipe fa innama at'ama Allahu wa saqa ọlọ́ọ̀bá kan mọ́mọ̀ fún olóúnjẹ ó sì fún olómi mú ni wa anna al so kí ẹ̀dẹ̀ mọ̀ pé òkè kí èyàn jí kí janaba dẹ̀ wà lára yẹn kò èyàn wá èyàn wá sùn èyàn wá tí wẹ̀ èyàn kan gbà tí èyàn padà fi jí báyìí à ọgbọ́ súbíhì ní kódà tí ń kéwọn súbíhì gan à gbà tí èyàn lọ jí sí nìyẹn èyàn pé làkàtì ọ̀rẹ́dì wọnú wọ́n ti pè wọ́n ẹlẹ́ẹ̀kejì kí tó jí mo dẹ̀ wà ní ipò kíni junub ipò janaba ipò ẹni tí junub ń bẹ lára rẹ̀ kò sí tó ṣe àwẹ̀ wọ́n mọ̀ gbàwẹ̀ lọ ni o tó bá ó kàn lọ wẹ̀ aha naam so wa in kana min alwajib rafuha lit-taharati was-salah tó ti pé yes kó tó kírun na di oko we ehe wani ihdhar ya akhi almuslim alfitra fi ramadan eh wa sora ma ya muslimi sora fún ma jẹun lọ́sàn ramadan wahdhar al-jahra bihi amama an-nas otun wa worst otun wa ma man jẹun yẹn ṣe ju àwọn yẹn ipe kilo kan mi nítorí kíni ye ó kò sí ma mú Ọlọ́hun Ọba lawewa ìmá fojú kéré Ọlọ́hun okay ó ní kámọ̀ jẹ àbí èmi ó wà jẹun ìyìn tó wà jẹun tà káwọn èèyàn rí mi kò sí tẹ́fẹ́ sí ẹlòmímọ̀ òbí òfin sáwàdà ni iṣẹ́ ni pé káwọn èèyàn tó wọ́n ní ẹ da èèyàn mọ̀ sí àwọn èèyàn tó wọ́n bá fi sáwàdà ẹn gbọ́ bàbá lárájá ìwọ ọgbàwẹ́ ní bàbá kọ́lá ọgbàwẹ́ ní mi ń gbàwẹ́ ń tèmi bàbá yá ẹni tó ẹkẹ́ gbé ìgbájú fún ẹn tó ẹkẹ́ mọ́ lù tẹ́ à like in yóò gbàun lọ́sàn Ramadan ó tún agbóúnjẹ jáde à ẹn jẹ́ kí n gbà kí lẹ́yìn ṣe iná gbogbo nǹkan tí wá mi bí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ gbogbo nǹkan lè mọ̀ fi ṣeré kí ní ẹ̀lú kó bọ́kọ̀lọpọ̀ nígbà tí àwọn ni ọ̀ èmi náà nígbà lọ́la nù ọkùnrin ọmọ burúkú lọ́mọ yìí ọmọ burúkú lọ́mọ yẹn káàkùn nígbàwẹ̀ ń tiẹ̀ ọmọ burúkú tẹni bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ́ sí súnnà yukimuna duniya wala yukiduha gbogbo ẹ́ ọmọ yìí ó sọ lọ́jọ́ wọ́n ti ń kẹ́sọ́kù tó ha yẹ́ ọ̀rí ọ̀rí àwọn aláìfẹ́ kan sí àdíní ó kọ́ tó ẹkẹ́ mọ̀ pé yínú aláìfẹ́ kan sí ọkùnrin ìṣe ìyálàyà ìsìnàmọ́sẹ́ wọ́n yóò tún fi ń sàrọ̀dà ah, ọkùnrin ìsìnàmọ́ lọ́wọ́ ọlọ́rẹ̀ ní ìsinmi àìní ah, ọkùnrin ah, ọmọ burúkú ni normally ẹni tí ma ń ṣe ogun kan báyẹn kò yẹ kó lè rìn láwùjọ mọ́ kò yẹ kó lè rìn láwùjọ pé í yóò yẹ kó mọ́ sápamọ́ kàkiri pé wọ́n gbọ́dọ̀ rí mi o bẹ̀ ti sọ́ọ́dẹ̀ tí ń fi tó fi látàkà àwọn ìwà ìpònú àmì aláàkóso wa so because istighfar bil islam ni o òun jẹun lọ́sàn ramadan ọwá tún gbé jáde istighfar abẹ́rẹ̀mí kama ṣe skit comedy skit táìmù ramadan yìí táìmù táyìn túnmọ̀ ní kèfèrí jù ní táìmù tọ́lọ̀un wàṣúlísí láti ṣàyàtín àṣẹ́ṣẹ́ ìtẹ́rùn ti kọ́ àwọn èèyàn ń sẹ́ wọ́n ti mọ́sẹ́ ìpé tọ́gà bá sì kọ mọ́sẹ́ ọmọsẹ́ ma ń mọ́ padà mọ́sẹ́ jọ̀gá lọ ń gbà mí Ibn Jawzi ló sọ̀rọ̀ yẹn ó ló dà ń pé bí ta báyé dé Ibn Jawzi ti kú yóò ti mọ́ tó bí 800 years ago báyìí ọ́nà àkíbìta báyédé yóò àwọn èèyàn gẹ́nà tó ń kọ́ ṣe ìtọ́nù gẹ́ní scope báyìí ṣe ìtọ́nù like àwọn èèyàn náà padà àyẹ́ padà ti mọ́sẹ́jú èṣù lọ èní ìbáyìí wọ́n ti déṣe tó bá dínú Ramadan Ànábì ni wọ́n déṣe ìtọ́nù mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni bá ṣe because àwọn èèyàn náà ti kọ́ sẹ́ṣẹ́ kó láti bá déṣe ìtọ́nù mọ́lẹ̀ gan-an kò affect <laughs> àwọn àlégbà rẹ̀ pọ̀ ń gbóró tán ṣiṣẹ́ bẹ̀rẹ̀ látòrí àwọn tàbí àwọn láfá àwọn ìtù kọ́kọ́ bá yí àwọn èèyàn jẹ́ lọ bí rẹ̀ bí wọ́n kọ́kọ́ bá Islam àwọn èèyàn jẹ́ lọ náà káfà mọ́ sọ́n bí wà sí àwọn òkí wa tẹ́ tó kí tẹ́yìn gbọ́dọ̀ mọ́ kí àmáwò kí ọlọ́run bọ́lá àfáà ń sọ́n bí wà sí pàwọn òkí ọlọ́run tọ́ráwò mọ́rí ẹ̀yìn tó ọmọ rẹ̀rin ẹ̀mù kọ́wọ́ tẹ́ rẹ̀rin sí yẹn ẹ ti di kèfèrí ha ìfẹ̀sìn sí yẹ̀yẹ́ kúfùrù ni àwọn tán ṣe bẹ́ẹ̀ nínú Kùránì ojú ogun náà lọ wà lẹ́wọ́n bà látọjú ogun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ jagun sójú ọ̀nà Ọlọ́run tẹ́mì ẹ̀ lè bọ́ àwọn ń bọ̀ àwọn adéojú kan lọ́nà àwọn ń fi àwọn sọ̀hábà ṣe yẹ̀yẹ́ àwọn sọ̀hábà náà fi ṣe yẹ̀yẹ́ mẹ́yẹ̀ o pé àwọn gáyìí fẹ́ràn jẹ̀bi ah ìkanu wọ́n wá gbọ́ ìṣòro sọfán nẹ́bí sallallahu alaihi wasallam kó tó débẹ̀ ayà ti sọkalẹ̀ ọlọ́ni wala in sa'altahum tó bá ní kọ bí àwọn tán sí ẹ̀yẹ́ báyìí la yaqulun in ta ma sọ ní pé innama kunna nakhudu wa eh, nal'ab àfáà kan sẹ́rẹ́ ni àfáà tí ẹ ma wádá aláyìn ti pọ̀gùn kẹlẹ́ ma takún à kul abillah ọlọ́ni sí mi ọlọ́run ọba wa àti àwọn ayè mi ọlọ́run ọba wa rasulihi eh, àtòjíṣẹ́ mi kuntum testahzi'un tó lẹ́bí ń ṣe yẹ̀yẹ́ látàtàdìrù ẹmọ́ mú excuse kankan wá o kò sí excuse fún bá kọ̀dì kàfàrù tó ń bá da ìmánikùn ẹ ti di kèfèrí lẹ́yìn gbàtẹ́ ìgbàgbọ́ ṣẹ́rẹ́ nìkan ló sọ̀rọ̀ yẹn ọlọ́ni gbogbo yín tẹ́ wà ń bẹ̀ kèfèrí jọ gbogbo yín kí nìdí ẹ̀ ń gbọ́rú ọ̀rọ̀ báyẹn ẹ̀ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹ̀tọ́ <laughs> àjọ ọ̀rọ̀ tí kéyàn gbọ́ kínú ẹbí yẹn ẹwọ́ wèrè tó ń sọ́njọ́ ni gbogbo àwọn nílẹ̀ náà ṣe wà sí Ramadan fún yíò Ramadan lecture tó sọ pé Ọlọ́run bá ẹni kámọ̀dọ́gbọ́ sí Ọlọ́run gan dọ́gbọ́ sí kí ló ti fi ń rọ̀jò lọ́fà tí ò ní rọrùn lọ́rin kó mi mẹ́lẹ̀ bá àtẹ́kọ́ ni ṣúf alkalam alkufri so lọ́dọ̀ Ọlọ́run ọba in ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba ó tán àbí Ọlọ́run sì ń sọ nù Kùránì pé in ti ń bẹ lọ́dọ̀ èmi Ọlọ́run ọba ò lè tán ànábì wa muhammad sallallahu alaihi wasallam kódà ọlọ́wọ́ bá gán sọ hadithun kursiyyun pé ya ibadi ọlọ́run mọ̀ pẹ̀yẹ rú mi law anna awwalakum wa akhirakum tí àkọ́kọ́ nínú yín àti gbẹ̀yìn nínú yín wa insakum wa jinnakum èèyàn yàtà àlìjànnú yín qamu fi sa'idin wahidin gbogbo yín wá dú sí orí ọ̀dàn ilẹ̀ tó tẹ́lọ gbogbo àtàwà láyé àtìyàn àtàlìjànú àti ẹranko àti gbogbo wá dú sórílẹ̀ fasaluni mas'alatakum gbogbo yín wá ń bèèrè lọ́wọ́ mi ọlọ́run tèmi fẹ́ ni ní tèmi fẹ́ ni fa àtọ́tù kulla wahidin mas'alatahu yín wà mọ́ fún gbogbo ilé ẹ̀kọ̀kan ní tẹ́ bá ń fẹ́ ma naqasa mimma indi wallahi kò kò dín kankan kù wà ní orí òkun lẹ́kọ̀ọ́ sàmọ́dún ṣe tóbi tó tó rí odò yẹ̀ rọ́bà ọ́ bóyá lórí tọ́bìn lambridge abẹ́ sínú odò àbọ́wà lórí ọkọ̀ ojú omi ọwá mú abẹ́rẹ́ ọwá ti bọ odò ọwá yọ jáde báyìí drop méjì ó kàn bí abẹ́rẹ́ drop kan ọ̀nà gbogbo nǹkan tí mo fún yóò jí drop kan náà nínú odò ńlá yẹn intẹ́gbà mo tún wá fọ́lọ́n bẹ̀yìn drop kan ibo ní òtún kan sí padà ó bá tán yóò tún kan sínú odò padà ní wèrè kan wá ń sọ fún ọ pé yìí tí ẹ̀kí ni yóò tán kọ́lọ̀ rojò kọ́lọ̀ kan gbogbo ẹ̀ kó mi lọ́tá àwọn tí wọ́n ṣe Ramadan lecture fún yínú àwọn wà sí tẹ́ gbọ́nù Ramadan nínú àwọn tán sọ fún pọ́lọ̀ bá disappear Ramadan lecture tọ́ gbọ́nù àtọ́sọ pọ́lọ̀ bá gan ṣe ó yí lọ́wọ́ àwọn yí lọ́wọ́ àwọn mọ̀lẹ́kà sọ fún àwọn tó fẹ́ dẹ́wọ̀ yóò ọ̀n kó ti yẹ lọ́wọ́ rí ọ tún bẹ́ tún ṣe ọ̀fẹ́lì bẹ́ẹ̀dẹ̀ ọ́sẹ́ tó ọ̀fẹ́lì ń jò ní lékẹ́ wú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó dá kódà ọ̀rọ̀ yẹ àwọn kínápẹ̀ àwọn Ṣàngó ògbòrò sọ́n pàṣàngó wọn àwọn lọ́sùn Òṣogbo yìí sọ ń bẹ̀ nípa Ọ̀ṣun Òṣogbo wọn àwọn tí wọ́n ń sin iná yìí sọ bẹ́ẹ̀ paná wọn àwọn tó wá ní àwọn làáfáà ibi problem ta kọ́kọ́ nílá òjọwà tó kọ́kọ́ ní agbára òun ní kọ́nà tí wọ́n pèrè àwọn láàfà àwọn gangan náà sílẹ̀kùn jahannama fáwọn èèyàn ọ̀gá ṣèyítọ́nù ọ̀gá lọ́lọ́run ó dè mọ́lẹ̀ sọ́ráwà fà yìí àwọn ya òrè ju ṣèyítọ́nù lọ bí a ṣèyítọ́nù górí wọ́n yámọ̀ kìyàmọ̀ pé eh ah, àwọn ọkọ̀ ṣèyítọ́nù gan ọ̀rọ̀ mi tí ò lè sọ ṣèyítọ́nù alamin ṣètọ́nù ní eh, èmi bẹ̀rún ọlọ́run o ṣètọ́nù ó sì mọ́ sálọ tó bá ti sọ ẹ̀nà tó bá ti mú ọtán yóò dẹ̀ mọ́ sálọ ẹ́ eh? inni bari'un mink ẹ́ eh? èmi ọmọ rí o inni akhafu Allaha ṣètọ́nù mọ́ lóǹgá ẹ́ Rabbal alamin àwọn ilé wà dé ẹni kí ni ìkanu wọn ṣe wá sí yọ kan à ó lá ní kọ́lá èmi wá sí wá sí ó èmi wá pàwọ́lẹ̀ mi bí ní káwà sáwàdà kí wọ́n sọ pé kẹ mọ́ ṣe ń kíní kọ̀ọ̀dá táwọn bàbá kan bẹ́ ń bí kí n sọ kí tèmi bàjẹ́ ẹwùn kan wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ lọ jàrá nínú Ramadan àwọn táwọn sí wá sí fún yínà nù àwọn comedian àtàwọn sọkúsọ àtàwọn tí wọ́n kẹ́ kí ń ṣe mùsùlùmí rárá Eh? ẹwọ̀n kan báyìí so kí yẹn sọ́ra wáàsí súnnà ní kọ ọmọ gbọ́wọ́ fúgbà wáàsí ọwọ́ kan ma fi fi panú ni ọmọ òbí òǹgbà ọ̀pọ̀lọpọ̀ ní àwọn yìí Ànábì sọ́sọ́lá ní mélòó aláwẹ̀ kò ní nínú àwẹ̀ ju ebi lọ ebi pa bí àmọ́ kò sí ẹ̀kà tó fẹ́ gbà ní àwẹ̀ tó wọ́n ti gba islam lára rẹ̀ lọ́fìrí pé kí ló tó fi bèèrè lọ́wọ́ rẹ̀ pé ìjọ́ òlò wọ́ àsí àwọn ẹni yìí ìjọ́ òlò káwọn èèyàn gbọ́ kọmọ sọkúrí sí èyàn tí ẹn lọ gbọ́ àsí tára yóò gbẹ̀bẹ̀ tẹ́yàn tára yóò kó tì ní lẹ́tí yóò gbọ́rọ̀nà tára yóò sì ara yóò fà báyìí ara yóò ṣe bákamakan láyé láyé bọ́lọ́tífẹ́ rí wọ́n rí dẹ́rẹ̀ dẹ́rẹ̀ màṣẹ́kà kiri bí

ìtafẹ́ ṣe nú lé lálẹ́ ìní o ó yẹ ṣẹ́jẹ̀ fún àmìlì ni àfáà ní sọ́bẹ̀fà àgbùdọ̀ gídí ẹnu ìtẹ́sẹ̀ àhẹ́wà sí lẹ́yìn wa ẹ̀ṣẹ́ jẹ́ fáà náà bí káà náà rí sáwọn wọ́rọ́ tí ẹlẹ́ píkṣọ̀ ipa àwọn àwọlé ànẹ́bí ọlọ́run àwọn ilé so tó bá fẹ́ mẹ́ kan píkṣọ̀ pẹ́ nìyí so jọ àwọn ànẹ́bí ọlọ́run so rò bí ẹbá àwọn Musa ṣe rí nìyí so bá nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam ṣe rí nìyí ni ṣe bí ànábì isa ṣe rí ni ṣe bí dawudu ṣe rí ni ṣe bí suleiman ṣe rí ni ṣe bí ibrahim ṣe rí ni alayhi salam ṣe bá ànábì noah ṣe rí ni ka wọ́n pé ṣe bí wòye bẹ́ẹ̀ làwọn ànábì ọlọ́run ṣe ń ṣe ni nítorí àwọn àrólé àwọn ànábì ọlọ́run sáwọn ilé ìlà àrólé ànábì ọlọ́run fàkọ́láfà min bá dì him khalfun àwọn ilé adáwù sọ́látà wà tàbà òṣì àwàtí fasáfà yẹ̀ kọ́nà rọ̀yà àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn èèyàn gidi àwọn ilé ìwú wọn lọ́n mọ́ ń sọ ọ́nù Kùránì dáadáa àwọn èèyàn gidi ó lọ́tán àwọn alágbàkò kó sì dé adáwù sọ́lá wọn tí ẹ̀ níwùlẹ̀ kírùn mọ́ ti wọn àbí ìrun àtẹ́rì àkí bẹ́ẹ̀ni ó ní àtẹ́rì àkí àsìkí àníkí ó ní ìdí ni pé ń tàn ṣe yí fárúdù ni wà man la yatimul fárúdù illa bihi fa huwa fárúdù mọ́ á dákẹ́ lọ́bàá pé eh ìgbà òní kó mọ́dí fárúdù ẹwò súlí ẹ ìgbà tó pàǹsẹ̀ lọ́wọ́ ni so ọ̀rìn ẹ̀kan so a tẹ ìrun yẹn rí fúnlẹ̀ ìrun tó ṣe pé tẹ bá wà lójú ogun ẹ gbọ́dọ̀ kí tẹ́mì yí ń bọ́ lọ́wọ́ tán ta ọfà máa yí tẹ́jẹ̀ ń sàn lára yí báyìí wallahi ẹ gbọ́dọ̀ kí ìrun tásìkò rẹ̀ látọ́ ọwá wà ń bí kó ma ọ ń gbó lọ́wọ́ ọwá ń sọ fáwọn yẹn pé ìrun yìí ẹmọ́wọ́ rí séwù ti gbé e? àbá tẹ́rì آكي شوف هذا الكفر so tó bá ń wá problem láwùjọ mọ́ wùlẹ̀ dàmà rẹ̀ kọ́ ma dàmà rẹ̀ kẹ́dọ̀ ó jẹ́ pàwọn àfáà yíò àmà direct pé government ni problem yìí rárá sọ́rọ̀ wùlẹ̀ àwọn problem Sheikh Rabi bin Hadi al-Madkhali rahimahullah wọ́n sọ̀rọ̀ kan mú ní lọ́ka Kùránì dáadáa lọ́ka Kùránì dáadáa ó ní ríbì kan tọ́lọ̀ ti blame àwọn yẹ̀húdí àtàwọn ọ̀nà sọ́rọ̀ tọ́lọ̀ wá fẹ́ sọ pọ́blẹ̀mù tọ́lọ̀ àtàwọn gọ́ọ̀mẹ́ntì ni àwọn àfáà lọ́lọ́ mọ́ sọ ya ahlal kitab la taghlu fi dinikum àwọn àfáà yẹn àwọn ruhban àwọn ahbar bimastahfizu min kitabillah àwọn àwọn àfáyẹni àwọn àfáyẹni àwọn àfáyẹni àwọn àfáyẹni àwọn lọ́wọ́ sàmàrúnà lè kẹ́dì sàmàrúnà lè kọ́mìn àkọrin àkàlúnà lè sọ́hùt wà ábàdà tọ́gùt àwọn tó rí fàájí bẹ́ ẹ́ wà ábàdà tọ́gùt ọlọ́run rú ìwọ̀n bá mú lọ́wọ́ nù kòrán dada àwọn àfá ẹ́ inna kathiro min al-ahbar wa ruhban la ya'kuluna amwala an-nas bil batil wòye sù dúnà ń ṣe bí lìlá ọ̀rọ̀ ní sọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfá àwọn yehudi àtàwọn nasọ́rọ̀ lè ya kùlú ní àmúwàlà náà sí bilbatili àwọn náà ma ń jẹ owó àwọn èèyàn lọ́nà àìtọ́ wòye sù dúnà ń ṣe bí lìlá wọ́n dẹ̀ ma lé ọ̀yẹ̀kú lójú ọ̀nà ọ̀rọ̀ àwọn sì láfá ìtọ́lọ̀ fi pàwọn ọtí ń rí túnmọ̀ rẹ̀ báyà bí sọtẹ́rán àfá àti ilẹ̀ lédè náà owó albarka owó kọ̀nàwó àfá owó gbá owó omi owó kọmọmọ́gbọ̀ sẹ̀mínà ó kọmọ́tíyá kìníkàkìníkà ó kọmọ́ ha owó albarka owó gbá owó bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́tọ́ngbà ọlọ́run ti ń sọ ń pa àwọn yẹ̀wú ọ̀ọ̀ká kùránì nìyàn kọ́ ẹ̀kọ́ mọ́ ká English Quran ọ̀ nínú mọ́ lọ síwà sáwà fún ìbídà ọmọ ọlọ́lá ya kùlú ní àmúhálà nẹ́sì bìlì bá ti wọ́n mọ̀ pàrọgbó lọ́wọ́ àwọn èèyàn pàrọgbó pàrọgbó pàrọgbó wọ́n lè tún mọ̀ lẹ́yìn kó lójọ́ ọlọ́run àwọn afẹ́ ni wọ́n àwọn òun náà gbógun ti súnnà jù láwùjọ tí bá ń ṣe àfáà ní gbogbo olú yóò ti mọ̀ kún kẹ́kẹ́ fún súnnà wọ́lá àwọn yàwá fẹ́ràn súnnà tàbí bàbá wa àwọn àfáà náà bá jẹ́ fún ẹgbẹ́ ẹ́ kí ni à wo ayé rí ó bá jẹ́ ní tí wọ́n ṣe súnnà àwọn ha kọlọ pẹ̀rẹ fún yàwó pé ẹran súnlẹ̀ mi ní mílìkì ọmọtẹ fún mi ní ẹgbà ẹwòrán yẹsù dúnà ń ṣe bílìlá wọ́n dẹ̀ mọ́ dẹ̀ kó lójú ọlọ́run ní ìbòmí ọlọ́run wọ̀nyẹ̀ bùgúnà ha ìwàjà wọ́n mọ̀ jẹ́ kójú ọlọ́run rí bí i tó wọ́ dípá òun yóò sáà wọ́n dẹ̀ lé àwọn ẹ̀kọ́ mi súnnà torí táwọn yẹn bá lè revenue cut alápá kìsì làwọn àwọn ọgbọ̀dọ̀ síṣẹ́ ibi tọ́dẹ̀ tí ń jẹun yẹn ẹ imagine kún ní kálùkù ọdún sáàdì súnnà àsàlátù sọ́ndì ọkọ̀kọ́ gbẹ̀nẹ́ tálífẹ́lọ kí ní fẹ́lọ sí mẹ́ tó kọ́ tí ó ń sáàdì bẹ́ ṣe ń sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ti gbà ilé yóò sunu tánàbí mú wa fún sallallahu alaihi wasallam ẹlẹ́hún gbogbo à ń gbowó bí à ń sọ ìkómọ pa owó kò ní sí tánbì bẹ́ẹ̀ tálẹ̀ ọlọ́mọ pa káwọn èèyàn wá jẹun pàwọn èèyàn káwà jẹun ẹsẹ nìká abdú nìká kún káàkùn lọlé káyẹ̀dẹ̀ jẹun khalas ní káàkùn lọlé in tí ẹ̀ lè parí láàrin 30 minutes abdú tẹ́ẹ̀sọ láàrin 2 minutes táwọn yóò sì jẹun láàrin 30 táwọn yóò kàn gbádùn táwọn jẹun táwọn ní nice time oníkálùkù dẹ̀ lọlé khalas ó yá owó kútúbà ó yá fatia fatia albarika fatia albarika la ma fi ń sóyàwó lọrin só yàkùlúnà àmúwàlà nẹ́sì bilbat ẹ̀yẹ ká kùránì ni so kúrò tó kọ́ àwọn tomatiwa wà ní tomatiwa jíwà in charge nǹkan àwọn kẹ́lẹ́ mọ́ ń báyí àwọn èèyàn jẹ́ táyìn bá ní di fatuwa ọ̀dọ̀ àfáàtún padà sí náà ni tó máa fẹ́ béèrè ìbéèrè kan ọ̀dọ̀ àfáàtún padà sí ni wọ́n béèrè lọ́wọ́ kan nú wọn kí ẹ́ ń pè ọ́nà ọ̀nà sàábí ànábì mẹ́jọ òun kàtí ọ̀nà àmọ́ sọ́rá wà fà àtọmọ yahoo àwọn olè wọ́ná ṣe gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ah. ẹni tó ń ṣe yahoo gan mọ̀ pé òun fi ọlọ́ọ̀bá wọn mọ̀ ní oníkálùkù mọ̀ náà àwọn nǹkan tó níkálùkù mọ̀ wọ́n bèèrè lọ́wọ́ àfà kan àwọn olórí àwọn ilé ní Egypt ni ń pé ìdájọ́ kí ẹ̀ máa bí boyfriend girlfriend kí ẹ̀ máa ṣe àwọn zìnà ó ní òsìn tó sí ẹ tó bèèrè sí ní à <laughs> ọ̀dọ́ tó bèèrè sí ní à ọdún ẹgbẹ́ à like into <laughs> wrong afásí ni kò sí tó sí àwọn kò sí tó sí so wọ́n ti sọnù àwọn àdọ̀lúnàlùmọ̀dìlún wọ́n ti sọnù ajẹ́gbodò tí wọ́n ẹnu kọ́ra ni wọ́n jẹ́ ọmọ ìgbodò wọ́n fi ọjẹ́ gbogbo lásán khalas ọkàn dín yamal kìyàmà báyìí ọkàn díwọ̀ yawma ya'addu zalimu ala yadayhi yaqulu ya laytani ittakhadhtu ma'a an-nabiyyi sabila ọlọ́n sọ́nù Qur'an ọlọ́n jọ yamal kìyàmà àwọn yóò mọ̀ jẹ́ ìka báyìí wọ́n ni ah, kéjì ti tẹ̀lé ànábì ànábì náà ń pè ọkọ̀ wá tẹ̀lé ní ìsìn náà sọ ah, ká kíní kan wa ma tughni nadamatu in nadimta ọkọ̀dà jẹ ìka àmọ́ ìka jíjẹ wọn ní bá mẹ́gbà yẹn ẹjá sọ́ra ẹjá sọ́ra ẹjá kẹ́kọ̀ọ́ nípa Ramadan kákẹ́kọ̀ọ́ nípa Islam generally mọ́ kẹ́kọ̀ọ́ lórí Facebook fitina book ni ẹ e, kí n ṣe bí Facebook ìṣẹ́ fitan ti ma ń kẹ́kọ̀ọ́ ẹ̀yin náà fi ń ṣe hatobul fitan ẹ̀yin náà fi ṣe gí ìṣẹ́pẹ́tọ́ fi ń kó tẹ́lì bàbá ti lọ wo ó wéṣì àsìkò rẹ̀ kọ́nu àmá èyàn gbogbo òpònú ẹ mọ̀ pé Facebook ò ní feature tó ma fi ń síf àwọn èèyàn iká òpònú lélé mọ́jọ sọ́rọ̀ ilé ò nílá aká ìmọ́jọ sọ́rọ̀ kò sí so nígbà ẹlòmíkà lédé yóò kàn sẹ́kí ní yóò pẹ́ ẹjọ́ bá mi ẹjọ́ ẹjọ́ ẹjọ́ bá mi share rẹ̀ ẹjọ́ ẹjọ́ bá mi share rẹ̀ kó àwọn wàhálà àgbákò ń ṣẹlẹ̀ àwọn èèyàn òdẹ̀ wágbọ́n ṣe paná àgbákò yẹn wọ́n dẹ̀ ń fi ń jẹun jẹ́ kí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ jàmbá náà ṣẹlẹ̀ báyìí fọ́sí mẹ́rin fíọ́ fídíò ní. live now live now atasadam live now iná ń jó ìwọ̀n yí ń kọ́ omi kọ́ ìfẹ́ paná bò wípé sáré gbé update yẹn tó update yẹn àwọn yóò àmọ́ update lórí page ẹ̀ view ló máa grow bí ó ṣe ń grow view yẹn bẹ́ẹ̀ ni revenue náà ń Zuckerberg sanwó fún ayé ti gba alákàwọn yóò ní làákàyè mẹ́ jáfẹ́ kẹgbà làákàyè tó kù náà ẹlòmí àwọn yẹn ní accident báyìí kó lọ mọ́tò ẹlòmí jóná àà ah, yẹ́ ogbó tí mo fi ṣe ayá ah, mọ́tò mi ti jóná o àwọn yípa ní mọ́tò mi accident boom ẹsẹ̀ yẹn gé báyìí first in his phone first ní kíyàn gbẹ̀ni ẹwọ́nú hospital kọ́lẹ̀ olómi lazent ó kú báyìí first wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe fídíò ó fídíò kú rẹ̀ gbogbo bá rẹ̀ ṣe sílẹ̀ náà bá rẹ̀ ṣe sílẹ̀ náà sí máa ṣe fídíò rẹ̀ ẹwùn kan mẹ́rin náà kí ni ẹ wọ̀lẹ́ tẹ́mùta wà yìí tẹ́mùta nẹ́bí ń sọ ah ike àwọn fìtínà kan bọ̀ wá fìtínà tí ó ní agbára yóò mi se bọ̀rọ̀ jùlọ mọ́kùnrin wọ̀rí sí àwọn èèyàn nírọ̀lẹ́ musulmi ni wọ́n jẹ́ wọ́n sùn kan tó jí lára wọ́n ti di kèfèrí yusbihu rajulun mu'minun wa yumsi kafiran èèyàn jí lára musulmi kó tó dí rọ̀lẹ́ ti di kèfèrí yabi'u an-nasa dinahum bi'aradin min ad-dunya àwọn yóò dẹ̀ máa ta ìsìn wọn pẹ̀lú kékeré nú ayé wọ́n máa ta ìsìn tó bá mọ́ tẹ́lómi torí ẹ̀ di kèfèrí tẹ́lómi 30,000 naira ni 30,000 naira mọ́ nǹkan tó ń ṣe yíò tó ń bá kú ó di kèfèrí o ah, ẹ̀sọ́ ìpé ní ìlú ní sàrí fún 30k náà ní ma fi wọ́ ọ̀kan ẹfún 30k náà àyíndẹ̀ ń tààlì kíyàmà lè hádìí ìdúnyà ìfẹ́ríà bá kí wọ́n ṣe tó tún wá ní value ní ayé iná in tí ò tún ní value náà tó fi ń tà gbogbo àwọn àfáà sọ nínú kájẹ́ lọ bẹ̀rún ọlọ́wọ̀ bá subhanahu wa ta'ala àwọn sọ́rọ̀ àwọn yìí tí wọ́n àwọn tí àwọn tí wọ́n ti di bí summun bukmun umyun fahum la yarji'un wọ́n ti di bí adití ni wọ́n gbọ́ ọ̀yẹ̀yẹ̀ ni wọ́n mọ̀ gbọ́ báyìí náà afọ́jú ni wọ́n wò rí náà ọkàn wọ́n ti di waja'alna min bayni aydihim sadda wa min khalfihim sadda faghshaynahum fahum la yubsirun ọlọ́run ni wọ́n ti di wọn wájú wọ́n ti di wọn lẹ́yìn wọ́n ti dànkàbò wọ́n lè rí náà mọ́ ti wọn wa sawa'un alayhim a andartahum am lam tundirhum la yu'minun ó bá kéékèèké dọ̀la wọn nígbà hmm? innama tundiru man ittaba'a adh-dhikra wa khashiya ar-rahmana bil-ghayb ẹni tí ma ń gbọ́ ìkìlọ̀ òun lẹ́n tó ti kú bá níbẹ̀ wọ́rọ̀m ẹni tó kí tó bá dé kọrùn yóò wà dájú kọrùn yóò àwọ̀ rẹ̀ báyìí pé hì hì tí tí mo sì sí dárútọ̀ ẹni àwọn tó máa ń gbòdòdó nù ẹni tó kí yóò dé kọ́rọ̀ yóò sì lọ yóò lọ mọ́ sọ kún kọ́rọ̀ pé ah sí èdè ṣe mistake báyìí irú àwọn èèyàn ni ìrántí máa ń ṣe láǹfààní àwọn ni wọ́n gbọ́ ìrántí ni ara wọn tutù àmọ́ kan bẹ̀rẹ̀ gẹ́ni kò dẹjọ yẹn lójú gbọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ fàwọn ànẹ́bí ọlọ́ọ̀bá sí ẹ̀yẹ ànẹ́bí ọlọ́ọ̀bá sí wà sí àwọn oṣù mọ́ sí ẹ̀yẹ pẹ̀rẹ̀ kí ni mẹ́ta lóúnjẹ́ àríwá aláàrẹ́kà pọ̀ ní mẹ́rin nígbà tọ́lọ́n sọ fọ́nú àdí salam isna'il fulka bi ayunin wa ayina a wa la tukallimni fil ladina zalamu innahum mughraqun wa yasna'u al-fulk wa kullama marra alayhi mala'u min qawmi sakhiru min hebun kame Ọlọ́run ni kade binu mo ṣe nǹkan in ṣe loba yede nko jawo den fi si eye mi wo wọ́n bá gbé ah odudu mo npe ni si eh wọ́n den si eye so èní náà báwọn yẹn sí sí ní ẹ̀ wá sí òdodo sí ẹ̀yẹ́ àwọn tí ó ti parọ́ ọ̀rí táwọn yóò pọ̀ mẹ́bìbà ẹ̀wẹ́lẹ̀ tó ìkálò ń ṣe mọ́ olúdí ó tún invite pastor wa prophet ló invite wa prophet ṣe prophet mi wà lẹ́yà nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ̀rún yóò ṣe pọ̀ mẹ́ tó bíbà mú pọ̀ mẹ́ bá mú báyìí kí nìdí ibẹ̀ ni ó ti pàyọ́ fáwọn èèyàn àmì aláàkó kó sọ́wà kún mi yóò tí ó ẹ sọ́ra fún nǹkan báyìí falfitru jur'atun ala Allah ọmọ mọ́ jẹun lọ́sàn àwẹ̀ wallahi ìláyà kòkò nà kí sọ́lọ́run ni àwọn tẹ́dẹ̀ nírú ẹ̀lá náà islam èyàn islam èyàn fi ń sáwẹ̀ wà ní tọwọ́ wallahi wọ́n mú ọ tọ́ bá pa àwọn ìjọba ni wọ́n sì rẹ̀ àwọn ìjọba tó bá kíjọba tó bá sí rẹ̀nù sòròdíyà ọgbọ́gbọ́ tó bẹ̀ kó segúrẹ́ nígbà tí ń lò fi ẹ̀sìn o kì í ṣe wùlù tí a jẹ́ pé wẹ́l bá wọ́ kò sí táwọn ìṣẹ́jú ká ṣe wá sí ìbẹ̀rù ọlọ́run fún ọlọ́run àwọn ibìkan wà wá sí ìbẹ̀rù ọlọ́run àti ìdà méjèèjì ló wà ń bẹ tó bá ti gbọ́ wá sí ìbẹ̀rù ọlọ́run láàárọ̀ má ti so tó bá ti táàrẹ bá ti bá táwọn yẹn bá ti pín tó ṣe ẹni tó ṣe wúẹ̀ lánàá in tó ṣe ní àá kódà mọ̀ pàwọn yẹn nífẹ̀ẹ́ orí wọ́gán wàlá mọ́ mọ̀ ó ṣùọ̀ fún àwọn yẹn nífẹ̀ẹ́ rẹ̀ tán rí à nígbà tọ́lọ́ ń sọ ní Kùránì pé innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'awna fil ardi fasadan an yuqtalu aw yusallabu aw yuqatta'a aydihim wa arjuluhum min khilafin aw yunfaw min al-ardh múṣọ́ kìtà máa ṣe kí ní ìfẹ́ yọkà ẹmọ́ta níbi se ni a nìkan wọ́n wá rìn lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ pípa ó yá ẹmọ́ lọ sínú tẹ́ǹtì ẹ wọn lóúnjẹ wọ́n tún fún wọn nítorà nǹkan mi because ìwòsàn ni wọ́n fún wọn wọ́n tọ́jú wọn dáadáa tí wọ́n fresh ó dẹ̀ díjọ́ kejì wọ́n dẹ̀ wo àwọn tí wọ́n tọ́jú wọn sì pa wọn wọ́n sì kọ́ àwọn ìyàwó wọ́n sì kọ́ àwọn dúkìá wọ́n sì kú sànù ọ̀rọ̀ bá dọ́dà Ànábì sallallahu alaihi wasallam Ànábì yẹn lé wọn mú gbàtán mú wọn wọn pa wọn wọn pa wọn no wọ́n lè máa fix ẹ̀ fúnra wọn <laughs> wọ́n lè fix ẹ̀ ọwọ́ iná wà lẹ́gbẹ̀ẹ́ wọn so wọ́n lè lẹ́pọ̀ kan máa lọ àwọn àwọn àwọn pàwọ́ yé ààrẹ̀ sẹ́gbẹ́ kò sẹ́ni tí ó rí irú nǹkan báyẹn láyé rẹ̀ tó jẹ́ nǹkan báyẹn wò kódà tó bá lẹ́mí àti ṣe ah elé tí mo rí mo ìmọ̀ ìmọ̀ kò fẹ́ràn rẹ̀ sẹ́ ọ̀ sì fẹ́ kú gbọmọ̀ <laughs> wọ́n ní gbọ́nà tó bá fẹ́ sàbúrú àwọn ọmọ ní pé ha ẹwọ ẹmújẹ ló fi Islam o ha ẹwọ ojú onítàn sọ̀rọ̀ ṣẹ̀ríà ṣẹ̀ríà kama wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe ìyàwó wọ́n fẹ́ pín ogún mọ̀ nífa kí mọ́ ṣe ṣẹ̀ríà capital punishment fa ẹgbù àwọn èèyàn ṣe ń dàmú káàkiri yé ṣẹ̀ríà ti dé o ẹgbà o wọ́n gé mi lọ́wọ́ àṣó lè ní ọ nítorí ó lè náà gé lọ́wọ́ àṣó lè ní ọ ah, ẹ̀ẹ́ antasarik <laughs> àṣó lè ní ọ̀hún so ń gbà ẹlẹ́kùnbà tí wọ́n gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ gbé machine kan wọ Nigeria báyìí machine yóò mọ̀ detect àwọn olè yóò mọ̀ detect àwọn olè ká ní ẹmọ gbé wá ẹmọ gbé wá ẹmọ kẹ́ ń àfáà so olè níyàn rí tó jí mi bá kí ń sọlẹ̀ nínú mi ó dùn pé ẹwẹ́ ti ẹgbẹ́ wá ẹgbẹ́ wá bọ́ta tó gbé mọ́ gbé wá kí ni masini wọ́n náà lọ ní díà kò padà sí sẹ́mọ́ ń padà mẹ́lò mí ní ẹ̀hẹ́ àwọn olè nù múlà àdúgbò fàtàkù so solution ta gbogbo fún solution bẹ̀nu Islam solution bẹ̀nbẹ̀ Islam ò fàyè gbáyẹn dáadáa tó bá wá dáwọn olùtọ́ tí wọ́n lo Islam yẹn aláì ibẹ̀rẹ̀ ọmọ pé àṣẹ́fọ̀kàbalẹ̀ ń bẹ̀ àṣẹ́lóòtọ́ ni wípé rízkù àti amnu mọ́ wà mítọ́ bá ti ń sin ọlọ́ọ̀bá lọ́kùn so so a ní ṣẹ̀rí àkọ́ a mọ́ níbi pẹ́bí akágẹ́yàn lọ́wọ́ ibi tó ti bẹ̀rẹ̀ ní tawhid ìjọba kọ́kọ́ nígbà kẹsẹ̀ igi kan wá nígi kan kọ́ aláwọ̀ níbi kan ẹlọ́gígi hmm, ẹlọ́gí ẹ̀kọ́lọ́dọ̀ ha igi tí ń kọ́ aláwọ̀ wọ́n ti ní kágẹ́ ọmọwọ̀rẹ̀ igi ẹlẹ́kàtà ọmọ sí wàlá ibn Baz rahimahullah ọmọ nǹkan fásitì àtàṣe ìsọ́lẹ̀ alìṣẹ́ tọ́kùlẹ̀gbẹ̀ tọ́lá àwọn mufti wọ́n kọ̀rọ̀ iṣẹ́ tó ẹka mufti máa ṣe nú o <laughs> ní bí mufti mufti mufti tó padà di mufti táwùlà wọ́n bára kiri bí wọ́n sì pẹ̀lú mufti fẹ́tọ́ òlò sí rí ah. Ibn Baz tíra tó wà lọ́ọ̀kan mujalladat mélòó kékeré nínú àfàtàwà Ibn Baz kékeré nínú àfàtàwà Ibn Baz kékeré ni o kísùn kankan gébì kan rákan agé ibì kan àwọn ilé yóò kọ́rọ̀ sọ́dọ̀ àwọn olórí bá olórí o roundabout ibì kan eré kan bẹ́ẹ̀bẹ́ eré lẹ́gbẹ́ síbẹ̀ ẹjá wèrè yẹn nínú àwọn kan tí ma ń gbé ẹ̀ lọ síbi ẹbọ ah sàárè kan bẹ ní àṣà sàárè yẹn arípa òyìn ti ń pé síbẹ̀ jù àyẹn ti ń pé síbẹ̀ jù ẹbà àmójútó sàárè wọn ee ee wọ́n bu sàárè wọ́n sì sí kọjá ń ma ti dájí ti kọjá ń bẹ́ lọ síbẹ̀ lọ́la tí mọ́tò bá ti ní express náà tún gbé síbẹ̀ express mọ́tò ma pùn pùn pùn mọ́tò kílé ààrẹ ní àbọ̀ gbádùn ọfẹ́ lọ ọfẹ́ ẹ̀yìn so wọ́n gbogbo ọ̀nà táwọn yóò fi ṣẹbọ so táwọn yóò bá ti rọ́n tẹ́fi ṣẹbọ mọ́ ní padà ṣẹbọ bọ́nà ní gbogbo àwọn sàárè bàbàrà tán bàbà káàkiri ẹlẹ́fù gbogbo ẹ̀dànù

ọlọ́ọ̀bá ọba tó lágbára ọba ọ̀jọ̀gbọ́n ni ọlọ́ọ̀mọ tí ń ṣe ìgbà tó ní ká gé olè lọ́wọ́ ọlọ́ọ̀mọ tí ń ṣe àwọn àmà mójútó ẹni tó bá ti gé nǹkan tó bá ti tó yé ẹ̀yìn tí Islam sọ báyìí báyìí báyìí ẹ gé lọ́wọ́ nígbà tó rí tí mo ní ìdọ̀wọ̀ <laughs> ọwọ́ nẹgbá ah! ó dà mo sì fẹ́ mm, lò ẹ dákun ẹ jẹ́ n kípẹ̀ afẹ́ ẹjá gẹ́tì iná ara ẹ má wọ̀rí ẹ̀ṣẹ̀ ìgbàlẹ̀ ìzákùnlẹ̀ ah tó bá ń gbọ́ pé tẹ́nìkan bá gbọ́ pé àbí ká lọ jalè ní ah ok àfá ni ṣe wèrè àkí ló ń ṣe ń báyìí náà láyé mi tún ni pé eh ọwọ́ iṣẹ́ àjọ làlìkìyàmà ni kò ní sáájú <laughs> so ìntẹ́ni in tí Islam dẹ̀ fẹ́ gbà lẹ́yìn ẹlẹ́nu òbí àà tó bá ti lọ ṣẹ̀rí à gbogbo tó wà nínú ìlú mẹ́kútù ní gbogbo ti dì gbogbo wọn ni tó bá dé ìlú Islam tó ti lọ ṣẹ̀rí à gbogbo yìí lọ́wọ́ méjì mẹ́ ẹ̀wọ̀rọ̀ Saudi kọ́nù <laughs> èmi ọ̀rọ̀ wọ ẹnìkan tí ò pé méjì ní Saudi ya so mọ̀ túnmọ̀ ẹni wọ́n ti gẹ́ àyìn lọ́wọ́ kọjá kódù jẹ́ kí bí i 20 years ago náà gẹ́ àyìn lọ́wọ́ last ó possible the sin ọ̀wà ní gbólè kí ni di picture ó sì wà lórí ẹ̀yẹ̀ pé tó bá fẹ́ mú kàbáì wallahi ó withdraw lójú ẹsẹ̀ ó nígbà no no no no no astaghfirullah <laughs> wallahi ó bẹ̀rù ọlọ́ lójú ẹsẹ̀ ni láàfáà fi mọ́ sọ pé inna Allaha la yaza' bis-sayf man la yaza'u al-Qur'an ọlọ́wọ́ bá ìmọ̀ ń lo ìdà láti fi kó àwọn èèyàn lára in tó because kùránì mọ̀ sí wà sí ni ẹ̀yẹ mẹ́sẹ̀ báyìí ẹ̀yẹ mẹ́sẹ̀ báyìí sẹ́rí ìdà wọ́n wà ẹ́ẹ̀ àdíṣẹ́ bá yìí ẹwú zìná ẹni tó bá ṣe zìná ọlọ́run ni ẹkú wọn jáde tí wọ́n báyìí tí lọ́kọ tí wọ́n tí lọ́kọ rí ẹwà náà wọ́n búlálà 100 ọlọ́run ni pé ẹ gbọ́dọ̀ káànú wọn ẹgbà ẹmọ́ lùpa níbo kólà kọjọ́ mọ̀ rẹ ẹwà ìmájìn kan wá mọ̀ kan wá kó gbàdúgbò ìjọba kan wá sí sẹ́ntà láàrin báyìí kan wá tẹ́ ọ kan wá sọ kan wá tẹ́ ọ kalẹ̀ báyìí kan mọ̀ tó búlálà sí ọ àwọn búlá tó bá jọ lè mọ́ balance mọ́ tó fi kú ìntafẹ́ lómi ẹnìká fẹ́ kú tí ọ káyí pé ẹ́ ọ̀gbọ́ ó sì ti mọ́ láwẹ̀ nìkan àwọn ma ń san ogún gan àwọn lè nàyàn 100 lójúmọ́ kẹ̀yẹ́rẹ̀ wọ́n níbo wọ́n ma nàyàn lọ́n tí wọ́n ni ṣùgbọ́n àwọn ènìyàn tó bá ti sí ọmọbílá dáadáa gbogbo àwọn tó wà láwùjọ pé ẹni tó ṣe zìnà lánàá sọ́rí tó ṣe kódà gbogbo òbí tó bá nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ ní òṣèkíní yóò mọ̀ sọ ọmọ rẹ̀ mọ́lẹ̀ ní pé yọ́rọ́ ọgọ́dọ̀ lọ kọ́lọ sí ìsìnà kan lù ọpa látara bẹ́ẹ̀ sẹ́mi tó ṣẹ̀ láwùjọ ẹni àwọn èèyàn mọ̀ bẹ̀rù because èèyàn ní kíní kan wá sí ní kí ń rán ọ̀pọ̀lọpọ̀ ní àwọn nínú èèyàn 1 million bóyá èèyàn mẹ́wàá pín wá sí wọn tí ò dé ní sẹ́kíní ẹmọ ara tí ó filẹ̀ tẹ́yẹn òun ló jẹ́ kí ṣẹ̀ríà lókè òkè táwọn olórí bá ti ń lo ìjọba Islam àwọn tẹ́lẹ̀ lo àwọn hudud bẹ̀rẹ̀ látorí ọ̀rọ̀ tawhid tawhid tawhid lákọ́kọ́ tán pè ní ṣẹ̀ríà tó bá ní ṣẹ̀ríà tawhid lákọ́kọ́ tẹbákẹ́ ń gẹ́rin lọ́wọ́ tẹ́ kan lú àwọn èèyàn pa lórí zina ẹ̀yìn tó máa ń kú lórí ẹgbẹ́ kan tó pàá sínú jahannam ni tawhid lákọ́kọ́ káwọn èèyàn bó láṣe sọ ẹ̀sẹ̀ àwọn èèyàn tán ní máa ṣẹbọ bó láṣe make sure káwọn èèyàn máa ṣe bídà ní sòdí àwọn olè rí mọ́lúdí mẹ́ wọn tó jẹ́ mẹ́ bídà bídà méjọ méjọ bídà yẹn ò lè rí abadan so àwọn nǹkan tó jẹ́ wọ́n mọ̀ mójútó àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn ànígbàkẹ́ṣẹ́ àwọn nǹkan báyìí then àwọn tó wá ní ṣe pẹ̀lú àwọn capital punishment náà Islam ti lákalẹ̀ lẹ́yìn yẹn ọkàn àwọn tazirot àwọn tazirot ẹn tó bá ṣe bẹ́ẹ̀ olórí kan lè wo fún ra pé ok elé ẹkàn náà ní 10 ẹbí kúmọ lọ elé ẹkàn fi sẹ́wọ̀n bí ọdún mẹ́wàá kan ẹfílẹ̀ kúmọ lọ padà àti bẹ́ẹ̀ lọ sọ́nbí Allah subhanahu wa ta'ala kó sanuwa so kí ẹ má fi ọlọ́ba sí ẹ̀yà ara wọ̀ ọ̀kọ́ hàtúbẹ́ ìnànà kí ẹ mọ̀ spread àbúlà rẹ̀ wa alam anna man la sawma lahu la ida lahu wọ́n mọ̀ pẹ́ni tí ó bá ní àwẹ̀ kò ní ìdíwò ìdíwò ló fẹ́ ṣe tí ó sáwẹ̀ fal'idu farhatun kubra bi bí Allah subhanahu wa ta'ala sọ́dọ̀ bí inṣáàlá àti ní ìjókòó tí ó ń bọ̀ هذا وصلى الله وسلم اوكي يبير امن انتم اوكي naam wọ́n ní kí ni advice fún àwọn ìyàwó tí wọ́n ń tajà ọlọ́nkú bá ṣe dáadáa fún wọn ní ibi tó máa jùkú lọ́bàá ń ṣọ́pù wọ́n máa ń wọ́n kà máa ń jòkó ẹni àwọ̀ <clears throat> dípẹ́ tó bá fẹ́ lọ ràn kẹ́mẹ̀rẹ̀ kò ní lè wú bẹ̀gán torí mi ó kà jòkó wọ́n kàn sí ogbó ẹsẹ̀ kalẹ̀ wọ́n kà jòkó ẹni àwọ̀ nínú shop ẹ ká lọ mọ̀ pé wọ́n àwọn jòkó ẹ̀ covered tó pé bí àwọn ará because irú hálì yẹn ọkọ̀ yẹn nìkan ló yẹ kó mọ rí so kò yẹ kí yẹn kàn wà nonchalant pẹ̀lú so tí yẹn bá wà ta ẹ lo hijab lọ sí shop náà hmm? ẹ má dá wọn tí wọ́n sọ pé ẹ ti lọ́jọ́ ìrìn ẹ má wà láwọn ìyá tí wá ti ń lù alhamdulillah wọn dá wọn ọ níwú àwọn èèyàn tó fẹ́ sórí rẹ̀ níwú àwọn èèyàn fa ta fẹ́ sórí láyé ah, ni wàhálà rẹ̀ ti mọ̀ wọ̀rí ẹ lò hijabu lọ ṣọ́ọ̀bù ẹ̀yọ́ mẹ́rin ẹ̀ ṣe wá sí fáwọn ìyá yín pé ah, mọ́mí gidi mọ́mí ẹlúlé lọ ẹlú ẹmọ́ wọ́rí àwọn ará sọ̀mí mọ̀ sọ pé mo ti lọ́jọ́ ìkíníkan ẹjẹ́ kan sọ bẹ́ẹ̀ lónà wó sọ ẹ̀yẹ mẹ́ta wọn lóhun ṣe mọ́ra dáadáa kódà àwọn yòókó tún fẹ́ràn ewé ìpapá ìyá ìyẹ̀ gidi nìyà ìyẹ̀ tó wà decent nìyà ìyẹ̀ tó wà decent ẹni ìgan láwùjọ hátà tó wá fẹ́ sẹ́tọ̀ àwọn ọmọ ìgbà sọ́dọ̀ bá ẹja gbé lọ sọ́dọ̀ ìyà àwọn tún níbẹ̀rù ọlọ́run kí nìdí tó gbẹ́kà gbẹ́kà mọ́ra islam nasa so lóge ìmọ́ra islam tí islam yà mọ́ra ìmọ́ra ni ìmọ́ra àpọ́nlé ìmọ́ra yìí lọ́lọ́bí sọ́nù kòránì ipé kẹ́lìbà mọ̀yí lóbìnrin gidi ṣẹ́wọ́ hijab ẹ múra dada ẹtajà yín kò sí jù kọ́nà kó ṣàánú wa aha jazakumullahu khairan wa barakallahu fikum subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi